káànú wọn sáwọn èsì èèyàn ni. Òróbọ̀n kìtà ni pípa rẹ ni ni ìmá dẹ̀jẹ́ lẹ̀bẹ̀ bá wo títì àgbẹ́ Mọ̀hárẹ́kọ̀ alẹ́bò ṣòsì Dọ̀lhánà. Ẹni tí ń dálẹ̀ ní búùsù. Mọ̀hárẹ́kọ̀ alẹ́ búùsù. Búùsù ní dálẹ̀. Pẹ̀lú gbogbo àwọn ète àti gbogbo jàmbá ìgbàkígbà tí ẹgbẹ́ wọn báyìí ti wọlé l'Amẹ́ríkà ni wọ́n máa jagun ẹmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé eléyìí fẹ́ wọlé kò sì fẹ́ ogun ni wọ́n fẹ́ tètè gba tí wọ́n gbà kó tó di pé Obama fẹ́ wọlé ó fẹ́ débẹ̀ kó tó di 24 àbí 25 tó gbé fún ẹwẹ̀ jẹ́ bú ẹwẹ̀ mi bú ẹwọ kan bú ẹwẹ̀ èèyàn bú ẹwẹ̀ èṣù Amẹ́ríkà British France alẹ́ ìdá àti Amẹ́ríkà ni àti British ni àti France ni ọ̀tá ni wọ́n o kí wọ́n nìkan wọ́n máa owó olówó ni wọ́n ń kó epo eléko ni wọ́n kó lọ wọ́n sàwọn náà fẹ́ o jẹ́jẹ́ lajòkó bẹ́ẹ̀ ni bá sì fẹ́ gbé ní wọ́n dá ọjọ́ bàjá ni wọ́n bàjá tán ó tún ta nǹkan ogun fún ó tún gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n làwọn tó tún lù ú sí. fàwẹ́lọ fàwẹ́lọ ní àdá iná. ẹgbẹ́ ọlọ́run àdánù ọlọ́run àìfọkànbalẹ̀ tiwa ọlọ́run ọ̀kadà báwọn náà nílùú ọlọ́run. nà á di kò mọ́ sàkọ́ á. kúmù a ní ṣàdúrà fún yìí sọ́yìn náà fẹ́ràn wa àwọn ọrọ̀ ajé wa petro wa nǹkan ọrọ̀ ajé wa lẹ́ ń kó lọ́wọ́ wa lẹ́ ń gbà. demokirati na ni e so dodo e. tàbánú náà ọ̀nà àjí alámàndó nàkọ́. àwọn ìran tí ó ti kọjá tó ti jẹ́ èèyàn rẹ̀ ẹ kó wọn mọ́ra ẹ ń fà wọn mọ́ ẹfẹ́ fi bíìdì ìlú tí ń gòkè kí ló nílò ọlọ́lẹ̀. bìnà ẹlẹ́ àṣàbí kan lèlè jánà. ẹfẹ́ fi tẹ̀lé ẹlẹ́ni ẹfẹ́ bá tẹ̀lé ẹlẹ́ni jẹ́ fi tún ti yín ṣe àìṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀. fìlọ́sì ní Pakistan ní àròdọ́lọ́hùn dáa ilẹ̀ àwọn ànábì ọlọ́run ní ilẹ̀ Pakistan ilẹ̀ ẹlẹ́sìn ọlọ́run ní ilẹ̀ Saudiya ilẹ̀ Iraki ilẹ̀ leda ilẹ̀ Iran gbogbo àwọn ilẹ̀ wọ̀nyí àwọn ẹni ọlọ́run wọ́n ń bẹ ń bẹ. fún wọn ń jẹ́ ń ìlú wọn ó ẹ̀ fi lẹ̀ pẹ̀lú lu wọn dá sí mẹ́ẹ̀sì tí yín lọ́tọ̀. Bèwóṣe ẹwà máa lẹ́wà náà fọ́sẹ́ tó kọ́. Àwọn wọ̀nyí ń ṣètò ọlọ́run ni wọ́n náwó wọ́n nára wọ́n fẹ̀mí ní máa ṣe é ni wọ́n kó pa lára bẹ́nìkan. Ni a yàrá láàmú àyà àtàlàhánà. Wọ́n fẹ́ káyọ́ gbádùn ni, wọ́n fẹ́ káyọ́ lálàáfíà. Ẹ̀yin gan-an tẹ́ ń pè yàn táwọn orí ẹ̀yìn rẹ̀ òró bá tó dáre kólgá wá. Ọ̀dọ́ àwọn alárúbáwá náà, ọ̀dọ́ àwa dúdú náà, ẹ jẹ́ ká fìfìtínálẹ̀ láàrin ara wa ẹ má jẹ́ àti mùnáfìkì lárúbáwá lọ tààrẹ ìdànù Nìfáàkàn wà kó fòrà lè nẹ̀ lèlgínà. Àtúwádìí ti sọ pé àlàáràbù àtàdùkú fúnra wọ́n nìfáàkà. Mùnáfìkì àti àìmọ́lọ́n lọ́tàn tí iná tẹ́yìn náà dúró dédé tí ìsìláàmù ń bẹ àtàlùkọ́ ní bẹ̀lọ́ ìtẹ́ pàdà zẹ́ǹsì fẹ́nu ló jẹ́ ọ̀jẹ́ lárúbáwá. Fàáhàzó ìzára lè káàkiri bẹ́lọ́gàtọ́. Lárúbáwá sọ̀rọ̀